أشهد أن الحمد لله الحمد لله الذي خلق الخلق لعبادته وطاعته وما أشهدهم خلق السماوات ولا خلق الأرض ولا خلق أنفسهم وما كان متخذ المضلين عضدا سبحانه عما يقولون علوا كبيرا أحمده وأجلله وأشكر ولا نعمي ذويرة وباطنة وأشهد أن لا إله إلا هو شهادة من يرجو رحمته ويخاف عقابه وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صلي وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا لجميع خلقه قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وقولوا قولا سديدا يصبح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أمة الإسلام بين الله لنا الطيبات بعد أن أحلها لنا وبين لنا الخبائث بعد أن حرمها علينا وما قصر صائب النبوة في بيان كل منهما هذا حلال وهذا حرام وما ترك هذه الأمة إلا على محجة بيضة بل إلى على يقين وعلى بصيرة من أمور دينها أمتنا ما زال ربنا سبحانه وتعالى يبين لنا ما أحله لنا على لسان رسوله صلى الله عليه وسلم وأنزل في كتابه آيات محكمات تبين لنا هذه الشرائع أمة الإسلام إن الله سبحانه وتعالى حرم علينا الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنقيحة وما أكل السبع إلا ما ذكينا وما ذبع على النصب وأن نستقسم بالأزلام كل هذا فسك الله سبحانه وتعالى ختمها جميعا بالفسك إلا ما استدركناها من هذه الأشياء من غير الميتة من غير الدم من غير إلا لغير الله به منخنقة موقودة متردية وما أكوى والنقيحة وما أكل السبع وكل ما ذكينا من هذه الأشياء من رحمة الله سبحانه وتعالى أنه أحلها لنا سبحانه وتعالى وجعلها لنا طعاما حلالا فنأكله هنيئا مريئا لكن على هذا لا بد من بيان ما تعلق باللحوم المستوردة من البلاد الخارجي الخارجة عن بلاد المسلمين فهذه مسألة مهمة كثر التساؤل عليها عند الناس ولا بد من بيانها بيانا وافيا إن شاء الله تعالى لكن قبل ذا نرجع إلى ما نان عليه من قول الله سبحانه وتعالى حرمت عليكم الميتة بينا لنا في الأسبوع الماضي جميع هذه الأشياء وما قصده الرحمن بهذه الأشياء ثم نريد أن نعرج إلى اختلاف أهل العلم فيما أحل الله سبحانه وتعالى لنا من طعامنا وجعله حراما على أهل الكتاب القول تعالى وتعام أهل الكتاب وتعامكم حل لهم وتعام اليوم حل الطيبات وتعام الذين أوتوا الكتاب حل لكم وتعامكم حل لهم على هذه الآية على عمومها وعلى الإطلاق هل نحتج بها على جميع ما قدمه لنا أهل الكتاب من الذبائح سواء أذبوها على الطريقة الشرعية أو على غير الطريقة الشرعية كل هذه الأمور سنعرج عليها في هذه المسألة المهمة بيوم من الرحمن أقبل نقول بعد سؤال المسلمين أن ترى لكي كرات غريفان النبي صلى الله عليه وسلم أن ترى láti bà máa jẹ́ kẹfún gbogbo wa ọlọ́bàá ń sàlùkún kí a bá ní sàlẹ̀kún ọlá rẹ̀ àti àwọn àti sọ̀hábà rẹ̀ kí àwọn náà pẹ̀láwọn tó kẹ pẹ̀lú annabi sallallahu alaihi wasallam ní jọgbẹ̀ alkiyama ẹmì àníwẹ́sìn mú ń fi àti kọ̀rọ̀ létí ìbẹ̀rọ Allah subhanahu wa ta'ala gẹ́gbùn ìsẹ́nà lẹ́lẹ̀ tí ìbẹ̀rù rẹ̀ anittaqullah ẹjẹ́ akọ̀nú ọlọ́run ọba ilé náà ni àsọtẹ́lẹ̀ tí ọba dẹ́dà tó dáun kálukú wa yìí tó gàgá láàrin ẹ̀yin àti ìyàmí ọlọ́njọ́ jáde méjì àtọ́ sí ya wọ́lájọ́ kan sọ rẹ̀ ìbẹ̀rù rẹ̀ níbẹ̀rù ti tòótọ́ ìwọ ló lè gbégbé ẹ̀sí ayé èèyàn gba ọ̀nà abẹ̀ tí ó fi rọrùn ọlọ́ndàkùn sọ́wà min khushu'in nifaq níbi ìbẹ̀rù tí onímọ̀nà àti kìdé yóò jọba lójú ayé nǹkan mísì ni ó máa ṣe ní kọ́rọ̀ ọlọ́ndàkùn sànúwà sọ́wà ń bí irú rẹ̀ kọ̀rọ̀ ẹni kọ̀ọ̀kan wa níbi ìbẹ̀rù rẹ̀ jí ó dájú gbangba wa lọ kọ̀rọ̀ yìí jẹ́ àlè fi gbà nǹkan lọ́dọ̀ rẹ̀ wọ́lájọ́ kan sọ rẹ̀ ní ìjẹjọ́ an sọ́làyé bọ́ pẹ̀lú àwọn nǹkan tí Allah subhanahu wa ta'ala tó ṣe ní èèwọ̀ fún wa èyí tó sì sún adé bí alamẹ́rin o náà ni ọ̀rọ̀ àwọn alul kitab ọlọ́run sí oúnjẹ wọn ní halali fún wa tayi oúnjẹ iná sire àrí asar tó fẹ̀rẹ̀ múlẹ̀ dọ́dọ̀ Ibn Abbas radiyallahu ta'ala anhu arda wípé oúnjẹ wọn iná o náà ni tí a bá pa àwọn kan wá dìde lórí ayá yìí wípé àwọn ò ní jẹ tí àwọn Christian bá pa àwọn ò sì ní jẹ tí àwọn Yahudi bá pa wọ́n ní kí ló jẹ́ ìfẹ́sọ́bẹ́ wọ́n sì fọ́lọ̀ sọ ánú Suratul An'am wípé wala ta'kulu mimma lam yudhkar ismullahi alayhi وإنه لفصة اختلف المفسرون في عود الضمير هل على الطعام أو على الذبيحة بقبون شو مباتي داخل الله بسي أمجا وإنه لفصة أنجو أنجبوني شت ما يعني أو وإنه لفصة بقبون شو مباتي داخل الله بسي إنكابوني تابتي تو سي oúnjẹun àwọn náà mọ̀ nǹkan tí ó kò nú tó bá sì ti tú sí in tí a pa àti mọ̀ nǹkan tí ó lọ́gẹ́ ni ó tí ó kò nú wọ́n ní àti pé ẹ̀dú ọ̀nà ṣe bí kèfèrí ní ṣe ti gbàsílámù padà ní gbàsílámù fún di èyí láwọn o ní ìtawọ̀ kitab àwambọ̀ ẹ̀sìn wa ẹ̀sìn àkídà ni ẹ̀sìn tawhid

tó ọba tó wọ́n ń sọ́jú bó ṣe yẹ lọ ìwọ̀gán lè kó mú ẹ̀sìn ọlọ́run àwọn tí wọ́n wá yẹ ìwọ́n nílò àwọn ọgbà àwọn òní jẹ́ǹjẹ́ kírísẹ́yìn ìgbà àpẹẹrẹ kọ́dákọ̀ ọlọ́run sí kọ́mọ̀dàkọ̀ jesus nǹkan sí àwọn oníjẹ́ torí kèfèrí ní àwọn àfáà ní ẹ̀sì sòrò ẹ̀sìn ọlọ́run mọ gbọ́ yé jọ ọlọ́run lọ òsì mẹ́ wọ́n èé sí nífẹ̀ẹ́ ẹ̀sìn gan jọ ọlọ́run tó ní ẹ̀sìn lọ nínú ti mú áyàwá wípé àwọn jíù àwọn kìrìsìtẹ̀ní kìfìrí ni a níbi òṣúrọ̀ ọlọ́n ni laqad kafara alladhina qalu inna Allaha al-masih ibn maryam qul faman yamliku lakum la shay'a in arada an yulika al-masih ibn maryam wa ummuhu wa man fil ardi jami'an qulillahi mulku as-samawati wal ardi wa ma baynahuma wallahu ala kulli jésù lọ́lọ́n ọlọ́n ni ohun ní gbàbọ̀ rẹ̀

kèfèrí ni tọ́bẹ̀ kú sórí ibẹ̀ yọ́rà náà wa qala al-masihu ya bani isra'ila abudullaha rabbi wa rabbakum ọlọ́nà ya ṣe wà gbọ́n tí jésù gan sọ fún gbàtọ̀ wáwó yóò mẹ́kọ́ ẹ̀bà ní isra'il ẹ máa sí lọ́wọ́ ọba mi ẹ máa sí lọ́wọ́ ọba yìí innahu man yushrik ọkọ́sàrọ̀ ọkọ̀ rẹ̀ alága tí ké gbogbo àwa mùsùlùmí náà àrèmọ̀já e, e, wá ti pọ̀ jù bóò ló ṣe jẹ́ mùsùlùmí tó ń forí balẹ̀ fọ́lọ̀n tó ọmọ jọ́la amámi ó ṣe bára wọn mú ọlá ní mìíràn bá máa nàbí ìgbòrò ọlọ́run bẹ́ adáyẹ̀ sí mọ́mọ́lá nàbí àwọn kan ya mọ́mọ́lá ṣéwú ànàbí ò sì dọ̀lá ní ṣéwú kankan ọ̀dọ̀lá ní ọlọ́ọ̀lọ́n là máa so má kọ́dà ní al-Qur'an pa àti ìjẹ náà tó tú àkídà ìṣẹ́ wọ́n tó lè yí ó ọlọ́ni wàlọ́rọ̀bù ma àtàhùnmùlọ́ wà rasúlù kápáwọn èèyàn tọ́lọ̀ ọba àtàníbì bá fún wọn tọ́lọ̀ ń fún wọn tọ́wà sọ pé kánà bí òbó ń fún wọn tí wọ́n bá yọnú sí ni tí wọ́n ní hasbunallah kò sí tí ó dọ̀dọ̀ wa tá bá ti yọnú sí pátọ̀ ọlọ́run ju wa ọlọ́run ọbọ̀ òtù àlórí ẹ̀ sayutinallah wọn wọ́n sọ pé hasbunallah wà rasúlù lẹ́ nínú suratul Anfal ọlọ́ni yá àyíwá nàbí ìrí ànàbí hasbukallah fọ́kẹ́ balẹ̀ o sórí ń táwà náà ní kú ọ̀sá máa sí ìwọ má padà hasbukallah ọlọ́run ọbọ̀ òtù ọ wà mà ní tàbákà wà òtọ́ wọ bẹ̀yí ọlọ́run àtàfà rẹ̀ pẹ̀lú gbogbo ẹ ń bá dúó ti ànàbí sọ́rọ̀sọ́rọ̀m gẹ́gẹ́ bó ṣe dúó gẹ́lẹ́ kèése pé wà òun yẹ ọlọ́run so mọ́ra rẹ̀ wípé hasbukallah ọlọ́run tó wà nàbí

Tákù ní márì, no wàhálà, wàhálà wà. Máa mi tẹ́ wà láyé, à, orogún wo ni ó wà fún fẹ́ dúnmà ní bàbá wa? Máa mi, wíwà ń bẹ́ yí, ká máa sùn lọ. Ọkàn ti balẹ̀, ọ̀rọ̀kọ́rọ̀ ni. Jẹ́mọ́ ń ta fẹ́ kókù lẹ́mìwárí, tó jẹ́ pé gbogbo wa bá ṣe wà ń bí láti dàjí kò tí ìṣẹ́ tọ́ta sí àgẹ̀rẹ́ ń bí pé ìǹkankan bá ó dùn máa ọlọ́mùdúpẹ́ ìwọ náà lọ bẹ́ndì ẹ̀ àà ah, ah, sàdánkátà rí ọba mi iná gbogbo wá ń sọ ó tún rí ìkà tó bí ẹ ọlọ́njọ́ ó ọlọ́ndakùn ó ìnìyé ma bẹ̀ ó yọ ó ee ee ee tàwà ló bá mílè kú bá ìwọ̀ náà ní ó yọ ó ẹni kákọ̀ ọba gbọ́ sí kọ̀ọ̀sẹ̀ kọ́lẹ̀ gẹ́gẹ́ nù wa ó sì tọ̀ hàn lójú wa ìbàtí hàn lárúbáwá kan wá lọ́dún kan ó wá ń pè ẹnìkan nú àwọn èèyàn wípé sọ pé hádìí dọ́là dọ́là bẹtroliya dọ́là oúntọ̀ ni wọ́n ní ó ní ah kí ni àrọ̀ aláwùjú ahli alfaqr ó ní wà lẹ́ò sí lórí lójú àwọn èèyàn ọmọ funfun kó ò se ní rúsì náà lábọ́wá mú $1000 bóòdé kí ẹ mẹ́wọ̀ máa jásí kèèsẹ́ o tó bá tún á ṣe sówó wọn kọ́ tó tó pọ̀ rẹ̀rẹ̀ ìyà tí ò nítumọ̀ ó lóhun rí ó sì ẹnìkan wá sọ bẹ́ẹ̀ fi mìíná àbúrò lọ jẹ́ sí ṣéwù mi ọmọ babajọ ni wọ́n wí ya ọ ti hajjìdè lọ́dún àwọn apàdì mẹ́rìyà wọ́n sọ wípé ah, kò sí bí Nàìjíríà sí bílù ah, kò sọ orí olówó ẹn tó ti rí fẹ́nà ọkàn tí ẹ̀ náà balẹ̀ irọ́ wo ni wọ́n pa fún àti òfin ní fojú sí ńlá ilé ń dorí tí ẹ̀ náà láàmù lò sí bá hàn lójú tí ẹ̀ náà tó sì fọ́kàn balẹ̀ kókù àti ń pààyàn ní kàrùn ní ṣe àìmà èèyàn tí ó máa pààyàn tí ẹ̀rẹ́ sàǹsọ́nà gbogbo islam tán kó báyìí in sẹba pẹ̀lọ́lọ́n oníwé fíìlì fọ́ọ̀mù ẹ̀tún jẹ́ apadà abẹ́ o ẹn tí wọ́n fíìlì fọ́ọ̀mù fún gbogbo ń tàn sẹ́yìn tí wọ́n bá tí fíìlì fọ́ọ̀mù kò sí tí wọ́n kọ́ sí o ẹn tí wọ́n fíìlì fọ́ọ̀mù fún lẹ́ntí èso o kọba wáwó fíìlì fọ́ọ̀mù kí ìtumọ̀ rẹ̀ o ni wọ́n kọ̀rún fún wọ́n kọ̀rún fún pc o ẹ̀ àwọn àfáà yẹn ó rárá ní tẹ́ẹ̀bà gbọ́n kan yẹ wá sí ìwádìí ẹgbẹ́ yẹn la wà Nàìjíríà tá a bá fẹ́ kó ní kó tán Yorùbá Yíbò ni wọ́n dúró èmi èmi sọmọ mo ma bàbá tó bí mi lẹ́yìn ìsọmọ òdúwà a sí si tíra mi ti sọ̀rọ̀ bàbá kan títàn rí ọ̀wà láti inú ní ìsẹ̀ wá ṣe báhùn alhamdulillah ẹn tí ó bí lọ́mọ òrukàn tí ọmọ bàbá rẹ̀ gan nígbàtí ọgbọ́ ìtàn ó náà ń fi ojú tí a sọ́nà ọ̀rọ̀ wọn papọ̀ bí wọ́n bá tó sọ́sà hmm, lámúrúdú ní bó bá ti ẹ̀jẹ́ ẹ̀ntẹ́ fẹ́ pè bàbá yìí nà ebórí rẹ̀ lọ sáfún ní maka na àgbà sílámù ní odò maka káti ẹ̀ pẹ̀tàn yìí tó rí bẹ́ẹ̀ gan bàbá bú bàbá orí rẹ̀ àjẹ́nà lọ sáfún tó ló burúkú rẹ̀ ti ní kéèkó maka èmi èsì ọmọ òdúà o ń kálukú lọ mọ́ bí n tó lè sẹ́nu ẹ̀sọ ní èsì ọmọ òdúà ìmọ̀ tẹ̀lánà bí n tó wá gọ́ in tẹ̀lánà bí nù salawatu rabbi wa salamu alayhi àwambọ̀ anábi sallallahu alaihi wasallam ọlọ́nsọ ni ó súnrọ̀ iná ni ó arábí ìsáni iná mọ̀ ìṣìkìbìlá ẹ ń bá pàǹkà fàkọ́dé harrọ́mọ́ lọ́yìn jannata wa mawahun náà ọlọ́run ní alìjẹ̀nà wíwọ́ ó dí èwọ̀ fún bí ẹn bá ti ló dé èwọ̀ fún ọ̀nà òpè mẹ́ta ń jọ́nà lọ ní ìbẹ̀rẹ̀ tó kù inú ọ̀nà ọlọ́run tó wá máa máa dáakọ̀ ọ̀nà mẹ́jẹ̀ lómi òtún mẹ́jẹ̀ wọ́n sọ pé nǹkan mí tó kú o famawahun náà iná ni mọ̀ ó ní ọlọ́run dákùn tó ọba lọ́ọ̀kọ̀ mi èmi náà tó fẹ́ gba nǹkan lọ́dọ̀ rẹ̀ ọlọ́ni kí lọ fẹ́ tó ní pàmí dákùn tí èdè ọgbà lè kìámà kí n lè ráyè sórí ibú ń pin ọlọ́ni wẹ́ àfún ẹlẹ́mì gígùn tán fún ó ní só tí a fún ẹlẹ́mì

tọ́lọ̀n sọ pé laqad anzalna ilaykum kitaban fi dhikrikum afala ta'qilun ṣe bí gbogbo àwọn àṣírí náà rẹ̀ tí amẹ́ríkà sọ pé à ní ìjọ sọ̀rẹ̀ àfi tẹ́ bá jí àjọ change kùrà ní ọwọ́ yín wa fún ijú alápọ̀lẹ́mọ̀ gbogbo tá ń gbé pamọ́ inú ti túmọ̀ fún inú kùrà ní bú ti ẹ̀jẹ̀ pẹ́ mọ̀túmọ̀ rẹ̀ àwa gan mọ̀túmọ̀ ẹ̀jù àwọn Israẹli ń ni wọ́n láwọn mọ̀ pé ìjẹ́ bí làwọn ń jà àwọn sì mọ̀ pán musulmi ó lé àwọn kó ń bí kan ṣùgbọ́n kí èsẹ́ yìí mùsùlùmí ilé níbi ń tààkà nǹkan méjì kan bẹ̀ tàà sọ tẹ́ẹ̀kùn kí èsẹ́ yìí ti wọ́n colonial tuntun colonial master tuntun èyí ó sì wá jódìdí ọba àlú yà níyàwó mẹ́rin pẹ́rẹ́ ẹwùn tí a fi kún pẹ́rẹ́ kò nílé fàbẹ́sẹ̀ tó wù èyí ó sì jọba àrùn ẹnìkan tó ti lọ ti lọ láti bí 1,500 years yóò ní máàmù tí ó yóò sì gbọ̀ tí lọ́bà ìní kọ̀rọ̀ kù sí nílé mú mọ́sùmọ́tọ̀ ní ẹ́kẹ́ èyí ó sì jọba àlú kò lè pààyàn bó ṣe fẹ́ àwọn òtí ẹ̀ tó bẹ́ẹ̀ wọ́n tí ẹ̀ jíyàn ìdákùntà ní ọ̀bà ní dáwọn obìnrin dákẹ́ afá ẹlọ dáwọn obìnrin dákẹ́ asìnàlọ́ wọn wọ́n kéèrè la ilaha illallah la ilaha illallah la ilaha illallah àwọn olùkìtàbí kùránì wallahi tẹ́bálẹ̀ kàmọ́ lónìí pé èyí tí ń bá ń bẹ̀ ẹ ti kọ̀yìn sí ẹ̀yọ́kàn rí pé ayé ọkàn dẹyọkàn náà lójú ẹsẹ̀ wọ́n bá níbi ọ̀nà gagama hasbunallahu wa ni'mal wakeel hasbunallahu ọlọ́run wọ́n sọ́nù kùránì gbogbo ẹ ń bá pé ọlọ́m mẹ́ta lọ́kan tó bè kú sórí ẹ̀ tí ẹ̀ bàjẹ́ wọ́n sì ń rí eléèbú ẹwà urúdù rẹ̀ ń bẹ Spanish ẹwà French ẹwà gbogbo kàbáhùn wọ́n ti mọ̀ pé nkankan ti wà nú yín tẹ́ẹ̀fì ní ìgbàta wọn ebi mẹ́rin wọ́n sì mọ̀ pé tí àwọn orí ibú àwọn ní sọ ń bẹ̀rún bẹ́yìn tó ṣe ń kà lẹ́tún sórí rẹ̀ sí lẹ́tún gbalada gbogbo ayà ń bí ọ́nà ṣe tóun wọ́n tún máa fún ládámà máa lórí aláti kọ̀ọ̀kan lakọ́ríkà fọ́rọ̀ lè náà kọlu iná wọ́n mọ̀ pé bẹ́ẹ̀ bá tún kàn gbogbo gbà tí ń dá sí ni tàbí sì ti bàjẹ́ ọ̀rọ̀ni lakọ́rí anzalna ilaykum kitaban fi ìdíkirkun afala ta'qilun a ti sọ tí àkàkalẹ̀ fún yìí gbogbo inú rẹ̀ tí a náà kò sí oríire tẹ́ẹ̀ṣe o àti kẹ́ padà bẹ́ àwọn èèyàn wá máa wò wípé èèyàn bá wá sí ìsìláàmù ah, náà àwọn ọ̀sọ́pọ̀lọ̀ lágbára o but ti nkankankan tí ayé yìí tí ń dá àwọn tí wọ́n ní kèfèrí ní àwọn àfáwà ní mọ́ wùlẹ̀ ṣẹ̀ṣẹ̀ pé alùbìtàbìn kèfèrí mọ́pẹ̀ òrin kèfèrí mọ́pẹ̀ kàkìsìdáni kèfèrí fúnra ọlọ́run tó ní agan ó pẹ̀ kèfèrí lẹ́ẹ̀mẹ́ta nínú súúrọ̀ tó tún sọ wípé tí wọ́n bá pa nǹkan jẹ ẹ̀sìn wèé sẹ́sìn ń yìí ókè fúnra mi ọgbọ́ olóòsẹ̀ wá lẹ́kì ìsìlámù jọlọ́n tó ní ìsìlámù lọ because ẹ̀yà kí ìsára o in bẹnu wa tó bá travel tí ń kí ìrun rẹ̀ pé dìsìn ẹ sọ fún pé yóò rí ìbìnú ọlọ́run ìbẹnuwa tí èsè jámù lásìkò tọ́lọ́run yọ̀nda pé òsè jámù fọ́ ṣọ́gbọ́n tánàbí wí ni anábì ní ọlọ́run inú rẹ̀ máa dùn kẹ́ẹ̀tẹ̀lé bí ọba ti dẹwọ́ fún yín mọ́ padà sí lọ́rùn o èmi mọ́

kò lè pàásì tẹ́nà gbàtàwà náà ti dé òǹkà ogobi tó ti ń ka bátà nídí O ń kàlùkú ọlọ wobi títí ń tẹ ojú àlọ ọlọ́mọlẹ̀ sádùá rẹ̀ gbámbẹ̀ kọ́nà kọ́ òpin tọ́lọ́n jù bẹ́ẹ̀ lọ ẹ̀sìn ni bí ẹ̀ naa fi sí náà anábì ti rẹgúlétì ẹ̀kọ́ tó lọ kọ́nà gbogbo yín lẹ́hùn omi yóò mo jíṣẹ́ pé fún àbí jíṣẹ́ pé fún yín kọlu bala wọ́n lò jíṣẹ́ pé ànábì ni allahumma bá ń o ìwọlẹ́lẹ́rì ti fi ọlọ́run tó ní gbogbo nǹkan ó ti fi jẹ́rìí lórí èmi àti pé òun jíṣẹ́ yẹn pé jẹ́ àbí ní fi ń jẹ́rìí ìjọ́nà lọ wọ́n tó bẹ́ ká tó wá pé ẹn tó rínú tó bọ́ ọba bẹ̀rẹ̀ ààrẹ ní ìṣẹ́ ẹbọ́rùn wọn ìrìnlẹ̀ tún bọ̀ bá múlíká àti àgbà mẹ́lẹ̀ ògbónú wọn ló ti ń gbóná burúkú rúrìsìn òyìnbà kọ́ra àwọn ìjẹun àárọ̀ àsíwò tí ẹ lò lọ wọ́n tó jẹ gbèsè òun gàrí náà tó wá ń pariwo orí ilé wọn sáàtọ̀ lọ́wọ́n kátó kó mọ́sálásí abùkátà sí 750 ó tó kó wà láwà bá wa ẹ̀sì wo wà láì ìmọ̀ ara wọn lọ ni tẹ́lùmí ìbá gbọ́ yé bá ń pé bá múlíká aláìgbọ́n ni kọ́bọ̀ ní fílẹ̀ ẹlòmí ò ní gbọ́ yé bá nínú àrántà nínú súnà súnà wọ́n ma parí irun gbàrí wọ́n dájú bàjẹ́ àwọn agaigá ìgbẹ̀rẹ̀ lákọ́fowólẹ̀ àwọn ilé àgbọ̀rí ni ó sì ní mọ́yìnpa ọlọ́run tó ní ajẹ́ǹjẹ wọn nínú bí ó ti ní ajẹ́ǹjẹ wọn ló ti kó pọ́npọ́bò wọn o kì í sọ bá lábò sí àwọn iná lò nífẹ̀ẹ́ tó bẹ̀ tó bóò ni ó rìnà wọ́n ní ìgbẹ̀ ni a máa jẹ́ yìí ayà ni báwa ṣe rí náà sí ànábì dánwò àrínú sòrò an sàbé sí ó ní ẹ̀kọ́ fún lẹ́rì ti sàbé já a fi sahih min àríta bá mú gọ́fàl radiyallahu ta'ala min shahmin wọ́n ju ìkòkò tí wọ́n fi sí ọ̀rá ẹran wọ́n jù hmm. fàtàbọ́ntuhù bí mo sí mú mọ́ra rí wọ́n ni a ogun láwàí àwọn yàúrí náà sì ń bá jà nìjọ́nà lọ àwọn yàúrí tí wọ́n dalẹ̀ wọ́n dalẹ̀ orí mo sì dìmọ́ yàbáyì mo ní hùn hmm la u'ti li yawma min hadha ahadan <laughs> tawalonton tí ó pọ̀ wọn ba nje nu kan ni indaje ni adaje tán pátápátá faida ana bin nabiy sallallahu alaihi wasallam egbe tí wọ́n wò báyìí asara bi nbelegbe mi e ti gbo ni fere kaje fabtasama rasulullah sallallahu alaihi wasallam an bi ba smile <laughs> mo se ko mo ti Oh. ọ̀rẹ́ tó ń jẹ ìṣẹ́ bí ó ṣe dúró rẹ̀ ṣó ṣe dúró rẹ̀ ànàbí ọ̀sọ̀ bẹ̀ àwọn ní ẹ̀ẹ̀tìsàbẹ̀ àríyàríyàn ṣe tànàbí náà wà tó jẹ jẹun káàfin mọ̀ pé ànàbí ti bá ní tú ayà náà tànàbí náà sí wà wà wọ́n ni kílẹ̀ rí jẹ́mìnà àdísì Anas bin Malik radiyallahu ta'ala anhu akhraja al-Imam Bukhari ṣáàtàn musalliya wọ́n wá fọ́nà sàlám ní ẹran ewúrẹ́ tí a yìnyàn ní yọ́ mọ̀ Khaybar àwọn ará Khaybar yẹ̀húdí sì ní ni wọ́n wasammu wasammu dìrọ́ àhàá apá ẹran wọ́n wá ti rẹ́ ní ìwọ ó dá wọn lójú pé à ń lè pé ẹn tó bá ń ṣe wọ́n pé tí ànàbí bá jẹ tí ọ̀bà kú kí wọ́n pàǹdì wàkẹ́ẹ̀nà yu'jibuhu ad-dira'u tí ó báyìí in ló láìkì jù wọ́n ti wá mọ̀ wípé ó nífẹ́ àwọn sàbẹ̀ rẹ̀ náà kò lè dáa pẹ́ ẹran jẹ yóò tí ẹ̀ jẹ́bẹ̀ tó rí láìkì jù náà jama'a ọmọrásọ́ ẹmọ́ wo bí tàwídù ṣe jáde ẹmọ́ wo tó sẹ̀sán sàsálàm wọ́n lè bí ànàbí ṣe já bí ẹran báyìí fanahashawu nahshatan tí ní nahasha lédè Lárúbáwá ìtumà rẹ̀ pọ̀ ìtumà rẹ̀ tí bá nahasha bí bá sá nǹkan nahasha tí nǹkan bá láyàn níbi tó gbẹ̀lẹ́gẹ́ lára òkè ọ̀nà ọ̀fún a rí pé ẹran kan bẹ̀ lókè pàtàkì ẹran ọ̀rà ma ń wá báyìí ọpán òkè ẹbẹ̀ kì ní nǹkan ọlànà bí ojò fúì mana rẹ̀ nìyẹn falafadọ̀hù àbí bá tú padà ní astagfirullah kó tó kàbẹ̀ náhàṣàwò náhàṣàtàn fatanawala minha فأخبره الذراع أنه مسموم kèése fọ́lọ̀rọ̀ náà nàbí kọ̀ọ̀nà mọ̀lẹ̀ká jùlọ sáà nàbí sàṣàrà jọna lọ apá ẹran gẹ́gẹ́ àntọ́kọ̀hùlọ́hùlẹ̀bí àntọ́kọ̀kùlẹ̀ṣẹ́ ọba tí máa pé sọ̀rọ̀ sọ̀rọ̀ náà ni yọ́ ma sọ̀rọ̀ lọ́nu kọ̀ọ̀kẹ́ pé Ah, jẹmọ́ àgbọ́lọ́m ah, ah, gbọ́bọ́ ṣe ká gbàgbọ́ ọbẹ̀rẹ̀ látorí ìmí o eh, ẹlòmín tó ti fẹnu ẹ̀ sọ sí rẹ̀ tí wọ́n bá rí kọ́ọ̀dù ẹ̀ padà a mọ̀ wá pé kí ló tó wá ń bẹ̀lọ́n sí padà máa ó ní náà rí sẹ́tẹ̀ ní ò ti bàjẹ̀ pọ́lá tàbí nìsì eh, ṣe mo ṣorí mọ́bàá nìsì eh, ṣófò kọlẹ́lẹ́ sí àdánù ráyé ayé kọlẹ́lẹ́ ó ti tẹ́fò àtúnwà abalẹ́ yóò sùkà sí gbàntà rẹ̀ sílẹ̀ pé ọlọ́sànà mi hmm? ó bá tán fún mi kọ̀ yẹ kó rí báyìí mo ń ṣe ti ẹ yóò tán fún mi ní wọ́ apẹ̀rin sọ́rọ̀ annahu masmon annabi fúmílẹ̀ wọ́n ti fi wọ sí mi lá kawádó kí ló tí tó jẹ́ náà nítorí àwọn kìtàbì lẹ́tọ̀ ọmọ tó bẹ́ fi kànàbí náà mẹ́

ànàbí bá túlẹ̀ ohun túlẹ̀ báyìí wà áfàrọ̀ ìntànàbí ti jẹun áfàrọ̀ fi ilá fẹ́tọ̀sàsálàm òkè ẹnu ànàbí lókè báyìí kí ní ìyẹn ti lápá ń bẹ̀ wà fí àbùhárì yìí ọ lápá débi pé ibi tó pán tí máa pán gbogbo ọgbà kí ní kẹ́sì là ń bí ìgbà tí wọ́n fi ọ̀dà bláàkì kọ̀ǹkan síbẹ̀ àwọn sọ̀hábà ọ̀tí mọ́sàdá ń jẹ́ lọ orí rẹ̀ ni oríire ńlá kéèyàn ọwọ́ pẹ̀lú ọ̀nà sàásánlám lẹ́ntọ́ gbà nàbígbọ̀ tí wá jọ ń ṣe tí jọ ń ṣe lọ oríire ńlá ni gbogbo ń tàà fi lè bẹ́ẹ̀ sàábé náà àwọn rójú ẹ̀ wọ́n bọ̀ lọ́wọ́ wọ́n jọ jókòó pọ̀ wọ́n ra sọ rẹ̀ wọ́n dì ma wọ́n rẹ́rìn sí ọrẹ́rìn sí a wọ́n jọ jẹun wọ́n jọ rìn wọ́n jọ kírun wọ́n jọ sàlùwàlá wọ́n jọ mumi pọ̀ gbogbo nǹkan ni ẹjọ́ ṣe صلى الله عليه وسلم ورضي الله عن جميع أصحاب رسول الله صلى الله عليه وسلم وجوة أنت لكني بشرو ابن براء ابن, ع... ابن معرور أبراء ابن عازب أطلاوة البراء ابن معرور يعني àti ọba lẹ́yìn àdá èèyànú tí ọba tún lẹ́yìn àdá sẹ èèyànú kò sí iye méjì tí tíbà ilẹ́mi wọn sọ́lọ subhanahu wa ta'ala kílẹ̀ ríwa nígbà tó di wípé wọ́n ń ṣe akọba ẹlẹ́ẹ̀kejì tẹ́ pé tu'tabaru al-aqaba tu'tabaru batu al-aqaba thaniya ta'asisan li ilẹ̀ islamu lélẹ̀ bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì o n làwọn ibi tí wọ́n sàdéhùn àwọn ará Madina bẹ́ẹ̀ nàbí lọ bá ẹ̀gbọ́n bàbá rẹ̀ al-abbas a ọkùn rẹ̀ náà sánú mẹ́sàn sánú dé ọ̀dọ̀ abbas ẹ̀yìn náà ló lórí ẹbí báyìí yìí sílé sí àkẹ́ lẹ́yìn yìí yẹ mọ́sùn sọ tí mo ń jí ara Madina pè kápàdé kápàdé tí àjì bá ti dàrú díẹ̀

kéèsì tẹ musulman jọ́nà lọ àìná yàjúdí ìlà áàkìrì agbìlà àbúyàt ó ní ojú méjèèjì ẹ máa dámi bẹ́ẹ̀ bá rẹ̀ ní rẹ̀yìn ó ń tọ́ nǹkan fún rẹ̀ wà láàsí ni ẹ lè dákẹ́ bóòlọ̀ níbi rí bóòlọ́ ni ni ìsìláàmù yóò yé mi bá ṣe ń ṣe kò yé mi kò yé mi Ànábì sallallahu alaihi wasallam alabasu wa n tẹ̀lé lọ bí wọ́n ṣe dán àbásu ní sáwọn èèyàn rẹ̀ na ọbádé ẹ̀yìn ara Medina ẹwù ẹ̀tún o ẹ̀yìn ni kò gbọ́dọ̀ fọ́ o kò ní pọ́blẹ̀mù kankan ju tí ń sọ iná lọ tó láti yọ̀yí òkú mẹ́ kò sí ọ̀nà àgámá ṣùgbọ́n gbàtẹ́ ilẹ̀ ẹ̀fẹ́ gbà ọ̀dọ́ yìí sí ẹ̀pẹ́ ẹ̀fẹ́ lọ tàpa ẹ̀mọ́kùnrin wà láó ó sàn sọ ọ̀rọ̀ yìí bó ṣe wà ojú wa ní ó ẹni ní ọ̀sẹ́ ní èyàn ní òṣèyàn alẹ́ tí aláàrọ̀ lásán ó fún sàn sọ gbójẹ́ ń sọ bẹ́ẹ̀ lára àwọn èèyàn ọgbà mọ́ ni ń sọ fún àbásù wípé bàbá àti ìjọ tẹnu yìí ṣé ẹ rí ànẹ́bì tán àfẹ́ gbọ́rọ̀ ẹnu rẹ̀ ẹjú gangan sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹni wà wọn àbíbá bẹ̀rẹ̀ sọ pé in tí mo mú wárí ká máa dàbí pọ̀ ká mọ́ pàǹkà pọ̀ mọ́lọ́wọ́ ọba ká máa ṣàánú àlejò ká ṣàánú obìnrin ká ṣàánú ọkùnrin ká fún kalukúlẹ̀tọ̀ rẹ̀ ká máa pàrọ̀ wọ́n sà ń wù lẹ́nu ẹn tó kọ́kọ́ dìde ń jọ́nà lọ́hùn ibi àwambọ̀nù ó ní alìbàrọ̀ mi máa wọ́ mi lọ bí ọba ti ń wọ́ mi lọ bẹ́yà mi mò ń ṣe báyìí fọ́lọ́n lónìí fransasalam fransasalam wà ń wò pípa ìgbè mọ́lẹ̀ ni yóò kò tí ẹ̀rí kankan mi rò ma òwí bínú ẹ̀ ṣe rínú ṣùgbọ́n tó ń ti bẹ́ àríbìsáde fún wa wípé tọ́rọ má ti yọ̀nda fún o náà ń bọ́ wà bá wọn ní Madina wọ́n wá padà yẹn kò jú bí oṣù mẹ́ta lọ ara rẹ̀ wáyá ọwá kó gbogbo ogun rẹ̀ oko okòjọ ọ wá sọ fáwọn ẹbí ẹ̀yì pé gbogbo tí mo fi wà láàyè mi sinari nǹkan kò sí ni wú mi ju kí n bọ́ ànàbí lọ o náà kí mo sì bọ́n kọ́ máa fi ṣiṣẹ́ ọlọ́run ní mú nǹkan kan bẹ̀ mo sọ mo sì wà sorry wà sí yà mi rè mo sì wà sí o mú 1 over 3 gbogbo dúkìá rẹ̀ ọ̀yọ́lẹ̀ olóòfọ́lọ́n ṣùgbọ́n ibi tánàbí bá fẹ́ náà sí yóò yíya nàbí sàásàlám torí pé ààrẹ kọjọ wípé bí ọlọ́jọ́ ní ṣe ń ṣe ohun wọ́n náà ti gbọ́ nígbàtí è sísà nígbà lọba dákẹ́ lẹ́yìn oṣù mẹ́ta tó dákẹ́ àbí wà Madina nígbà mọ́ sàásàlám ẹwù ànàbí ọlọ́rọ̀ lọ́wọ́ Madina ni àbí aláìní aláìní ọwọ́ Madina ní o onítọ̀ bá ti dé kábò kò fún ọ

ọba kúlẹ̀ àníbí tún wá pín fún ẹbí rẹ̀ padà àníbí tún ní ọmọ lọ jáde káàkiri inú wípé ìyàwó yàwó kó fi ìyàwó rẹ̀ lẹ́kọ́ fọmọ rẹ̀ lẹ̀ kí sẹ́sì ní ilẹ̀ ń se ní àníbí sallallahu alaihi wasallam ó wá pín gbogbo dúkìá pátá ó wá pín fẹ́ bí ẹ̀ padà wípé ẹ̀yin náà lẹ tún lẹ́tọ̀ sí sébí tọ́lọ́ fẹ́ ṣe yọ́ ma gbaládà lára yín dọ́bù ni ó tún gbá ó sì tọ́lọ́ ó tún wọ́n jọ ń jẹ wọ́n jẹ bí ṣírù náà ẹnu tí ẹ̀ náà ti léwájú sábà wípé ìdùnnú ayọ̀rẹ́ jẹmọ́ àbóṣèmí àti iná lambamsaslam jẹun bá ṣe ń dubi tọ́ fọ́ọ́bà ibi tó náà kí fọ́ọ́bà oún kàrùkú náà ní dubi tánàbí fọ́ọ́bà bí sì ti jú ti wọ́n lọ mú yẹ̀wù díyà àwọn àfáà ní Zainabu ló kọ rẹ̀ ọ̀rọ̀ pọ̀ mẹ́lẹ̀ ó sì ní iye tí wọ́n Zainabu musamman ọ̀tọ̀lẹ̀ tí wọ́n fún lówó ẹ̀ntọ́ wá mú atharu Annabi sallallahu alaihi wasallam onílẹ́yìn tí wọ́n fi ṣe oògùn ọ̀rọ̀ ó dìbẹ̀ náà nígbàtà bá fẹ́ máa sọ̀rọ̀ nípa in tó ní bá ti pẹ̀lá sáàsì láìláìlá àníbíbà kí ló mú ọ ṣe ń tẹ́ẹ̀ṣe ó ní tó ń rò ó ní pé in kunta nabiyyan haqqan lam yadurruk lam yadurruk kápí ànàbí ọlọ́n ní ọ́n tóòtọ́ nǹkan kan ò ní sí ọ wa in kunta khayra dhalik tó mẹ́jẹ̀ pé ọlọ́n pàtí ìsànnàbí bọ́ ti kú àti sí mínú anábì wa ni mo dárí jẹun in ló fi jẹ́ pé ayé ń tọ́wò kò ní tó mọ̀ kí sí pé àwọn mùsùlùmí méjì àdáàlẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ò ní bọ́sì wàhálà ní èlú ayé ẹn bá pè ànàbí ní tẹ́rọrìsì àbó pè ẹ̀sìn tó múwálẹ́sìn tẹ́rọrìsìm ọlọ́run ni ó bá ti ẹ̀jẹ̀ pátápátá tó ìgbìsánmá àkó ń dímá ọ wà nke o kí o tó wá pàdé ẹni tàbí kókó ọ̀rà bọ́ọ̀sífà bọ́ọ̀rà èyàn ma wùlé èyàn ma yẹ̀lẹ́kẹ̀ ó lè jí òtọ́ ìrọ́ ni pé bẹ́yìn ó ti ẹ̀sùn léhun èyàn ó ti bẹ́ ànábì ni mo forí jíọ̀n

ọdún bí ìgbésẹ̀ fún rẹ̀ àrọ oúnjẹ tí wọ́n sẹ́sẹ̀ ń sọ fún apẹ́ ẹ̀hàn àlìjẹ́ lábẹ́gbẹ́ oúnjẹ wọ́n ṣe wádúrú tó gbà nẹ́bí kan bẹ̀ kó sì ní kọ́ ìsìn tọ́lọ̀ bá ní kọ́ dojúkọ ọlọ́njẹ́ ọjọ́ àrí mẹ́jì orí amọ́ mẹ́jì àṣìṣe wọ́lájọ́ kan sọ rẹ̀ mú wa dúó bá wa lò pẹ̀lú yọ̀nú rẹ̀ má fi ìbínú rẹ̀ má fi bá wa lò eléyìí ni zubda lórí wípé tọ́hámọ́ ní kìtàbí annabi náà jẹ́ àwa ń bọ̀ sí bí masalawa kí ni masalawa ni àlàálì kí sì ni hukumu ẹlẹ́dẹ̀ nínú ẹ̀sìn wọn ìjẹ́ ànàbí Ìsá

الحمد لله الحمد لله الذي خلق الخلق لعبادته وطاعته أحمده وأجلله وأشكر نعمه ذرة وباطنة وأشهد أن لا إله إلا هو شهادة من يرجو رحمته ويخاف عقابه وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية وبقية خالقنا لجميع خلقه قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أمة الإسلام إن الله سبحانه وتعالى قد بين لنا ما أحل لنا في كتابه وبين لنا ما حرم علينا في كتابه وقال سبحانه وتسامى حرمت عليكم الميتة والدم أي في حق ما حرم علينا فقال سبحانه وتسامى حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتربية والمتردية والنقيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النسب وأن تستقسموا بالأزلام ذلكم فسقا اليوم يئس الذين كفروا من دينكم الآية أمة الإسلام إن الله سبحانه وتعالى ما أنه أحل لنا تعامى أهل الكتاب وقد ذأب فريق من الناس إلى الامتناع من تناول تعامهم وتعامهم كما فسرناه على أثر عبد بن عباس ذبائحهم وهؤلاء تركوا ذبائح أهل الكتاب وتركوا طعامهم فقالوا لا نأكله لأنهم كفار ومن هنا أجاب أهل العلم ألا ألا يشدد هؤلاء على أنفسهم فربنا سبحانه وتعالى بنفسه في نفس السورة أي السورة التي ربنا سبحانه وتعالى حل لنا فيها طعام أهل الكتاب وقد كفرهم ثلاث مرات قال الله سبحانه وتسامى في سورة المائدة لقد كفر الذين قالوا إن الله المسيح ابن مريم قل فمن يملك من الله شيئا إن أراد أن يهلك المسيح ابن مريم وأمه ومن في الأرض جميعا ولله ملك السماوات والأرض وما بينهما والله على كل شيء قدير وكذلك قال ربنا سبحانه وتسامى في نفس السورة لقد كفر الذين قالوا إن الله المسيح بن مريم وقال المسيح يا بني إسرائيل اعبدوا الله ربي وربكم إنه من يشهد بالله فقد حرم الله عن الجنة ومأواه النار وما للظالمين من أنصار وفي نفس السورة قال الله سبحانه وتسامى لقد كفر الذين قالوا إن الله ثالث ثلاثة وما من إليه لا إله واحد وإن لم ينتهوا عما يقولون لا يمسل لما كفروا منهم أداب أليم بارك الله لي ولكم في القرآن والسنة ونفعنا الله وإياكم بما فيهما من الذكر الأكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله رب العالمين وصلاة الله وسلام على أشرف المرسلين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أمتنا اتقوا ربكم في السر والعلن قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أمة الإسلام إن رسول الله صلى الله عليه وسلم قد أكل من طعام أهل الكتاب وأقر من أكل من طعامه أي من ذبائحهم من أصحابه صلوات ربي وسلام عليه هذا مما قد جاء في الصحيح من عديد باب المغفل رضي الله تعالى من أرضاه أنه جلي بجراب من شأم يوم خيبر فاحتضنته فقلت لا أعطي اليوم من هذا أحدا فإذا أنا بالنبي صلى الله عليه وسلم فابتسم وكان جاء من حديث أنس بن مالك رضي الله تعالى عنه أن أنا خيبر أندوا لرسول الله صلى الله عليه وسلم شاة مصلية صموا ذراعها صموا ذراعها لأن الرسول صلى الله عليه وسلم كان يعجبه الذراع فتناول من صلى الله عليه وسلم فنلش منه نهشة فكلمه الذراع أنه مسموم فلفظها فلفظه وأثر في له فترة صلى الله عليه وسلم وفي أبو هريره حتى عرف بن مالك قال ما ما زلت أرى أثر ذلك السم في أبر رسول الله صلى الله عليه وسلم حتى فارق الحياة والتي تولت هذه العملية الجريمة هي يهودية ثم كان ممن أكرم صلى الله عليه وسلم بشر ابن البراء ابن معرور فلما أمر صلى الله عليه وسلم بهذه اليهودية أتدري صلى الله عليه وسلم فسألها ماذا ما عملك على هذا فقالت إن كنت, نبي إن كنت نبيا حقا لا يضرك وإن كنت غير ذلك نستريح منك فعفى عنها رسول الله صلى الله عليه وسلم ثم لما توفي بشر ابن براء ابن, ابن معرور أمر الرسول صلى الله عليه وسلم بها فقتلت ببشر ما قتلت برسول الله صلى الله عليه وسلم وهذا من ديدنه وهذا من صفاته الحميدة أنه ما كان ينتقم لنفسه صلوات ربه وسلام عليه بل هو رؤوف رحيم وكان بالمؤمنين رحيما كما أثنى عليه ربه سبحانه وتسامى بيان من الرحمن من هنا نقف ونستمر إن شاء الله تعالى في المسائل المتعلقة بهذا الأمر أي بذبائه آل كتاب في الجمعة القادمة إن كان في العمر بقية نسأل الله الرحمن ونتضرع بأخير المسلم وبصفات العلا أن يجعلنا وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا عز لسوى المسلمين اللهم ربنا عز لسوى المسلمين اللهم ربنا عز لسوى المسلمين ودمر أعداءك أداء الدين اللهم ربنا دمر أعداءك أداء الدين اللهم ربنا دمر أعداءك أداء الدين اللهم ربنا انتقم ببارك المستضعفين من المؤمنين والمؤمنات في كل مكان وانصر المجاهدين في سبيلك حقا في سائر الأوطان يا جبار السماوات والأرض اللهم ربنا واحر صفوف المسلمين واجمع شتات المسلمين اللهم ربنا ردنا إليك ردا جميلا اللهم اللهم ربنا ردنا إليك ردا جميلا اللهم اغفر لنا اللهم ارحمنا اللهم ارزقنا رزقا حلالا طيبا يا أرحم الراحمين أمتنا واعلموا أن ربنا سبحانه وتعالى مرنا بأمره بدأ فيه بنفسه وثنى بملائكته وثبت بنا قال الله سبحانه وتعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسلما صلوا على نبيكم الصادق المسدود القائل في مقلة سي ثابتة من نسي الصلاة علي خطئ طريق الجنة اللهم ربنا صلي وسلم وبارك لهذا النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن أبو القاسم اللهم ربنا صلي وسلم وبارك عليه وعلى آله وسلم وسلم تسليما كثيرا

الحمد لله رب العالمين الرحمن الرحيم ملك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكذوب عليهم ولا الضالين

وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما ومن تاب وعمل صالحا فإنه يتوب إلى الله متابا الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم ملك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين والذين لا يشهدون الزور وإذا مروا باللغو مروا كراما والذين إذا ذكروا بآيات ربهم لم يخروا عليها صما وعميانا والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما أولئك يجزون الغرفة بما صبروا ويلقون يلقون فيها تحية وسلاما خالدين فيها حصنت مستقرا ومقاما قل ما يعبأ بكم ربي لولا قل ما يعبأ بكم ربي لولا دعاؤكم فقد كذبتم فسوف يكون لزاما الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله